啊。 الحمد لله رب العالمين المتوحد بالكمال المنفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أحمده وأجلله وأعظمه وأشكره على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم خير رسل الله جميعا اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله وصية ربنا لجميع خلقه بل للأولين والآخرين قال الله سبحانه وتسامى بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إن الله سبحانه وتعالى قسم الأعمال كما قسم الأرزاق سبحانه وتعالى وثبت عن رسول الله صلى الله عليه وسلم أنه كل ميسر لما خلق له ومن سنة الله سبحانه وتعالى في هذا الكون أن رفع بعض الناس على بعض وأن فضل بعضهم على بعض ومن ذلكم أنه فضل بعض النبيين على بعض كما قال هذا في سورة الإسراء كذلك بين الناس جعلهم راعيا ورعية وحاكما ومحكوما عليه وهكذا سنة الله سبحانه وتعالى من قدم الأمير والمأمور هكذا لكن رسول الله صلى الله عليه وسلم جاءنا بخير كبير وأثبت لنا الطاع وأثبت في حقنا الطاعة لكل أمير يمتثل بأوامر الله متى ما أمرنا بما أمرنا الله سبحانه وتعالى بطاعة الله لا بد أن نطيعه ومتى أمرنا بمعصية فلا سمع ولا طاعة هذا الذي صح عن رسول الله صلى الله عليه وسلم أما كل زمان له فتنته فإن الله سبحانه وتعالى قد قسم هذه الأمور على كل جيل من الأجيال أمة الإسلام إن رسول الله صلى الله عليه وسلم علمنا سنة خير وكذلك رسول الله صلى الله عليه وسلم حقنا لدماء المسلمين منعنا من الخروج على الأمراء ومنعنا من الفوضى في البلاد وأن نتضرع إلى الله سبحانه وتعالى لأنه سياتينا في آخر الزمان أمراء نحبهم ويحبوننا هذا الذي جاء من حديث عوف بن مالك الأشجعي رضي الله تعالى نرضاه والحديث مخرج في الصحيح عند الإمام المسلمين لكن في آخر الزمان كل منا يحرص على الإمارة جاء هذا من حديث أبي هريرة رضي الله تعالى نرضاه وكذلك واعلموا أن كل من تطلع إلى هذا الأمر فبلغه ثم ضيعه بعد أن أخذه واعلموا بأن عليه وعد شديد هذا الذي الذي جاء من حديث معقل بن يسار رضي الله تعالى عنه وأرضاه واعلموا أن رسول الله صلى الله عليه وسلم منع من رآه ضعيفا من أصحابه لما سأل رسول الله صلى الله عليه وسلم الاستعمال على شيء أو على أناس فقال هذا الذي جاء من حديث أبي, أبي ذر الغفاري أنه أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله هلا تستعملني فقال إنك ضعيف وإنها أمانة وإنها يوم القيامة خزي وندامة إلا من أخذها بحقها وعد الذي عليه فيها أقبل نفرنا وبعد سواني مسلمي أترى عليكم قرأت قرأت النبي صلى الله عليه وسلم أن ترى وبعد ما جاك يفمبوا الله بان سألكم كي النبي وبان سألكم لاري àti àwọn ará ilé àtàn sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọ̀gbìyànlẹ̀ kìyàmà ẹ̀mà ní ẹ̀sìn mo ń fi àsìkò yìí rán létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ mo ṣe rán létí ìbẹ̀rù rẹ̀ anítàkùlọ ẹjẹ́ akọ̀nù ọlọ́run ọba eléyìí náà ni àsọtẹ́lẹ̀ tí Allah subhanahu wa ta'ala tó sọ fún àtọ́lọ sáájú wa o náà ni àsọtẹ́lẹ̀ tí ń sọ fún àwa náà wípé ká kọ̀nù ọlọ́run ọba ní kọ̀rọ̀ tó jẹ́ ìbẹ̀rù ti tòótọ́ tí ó sì aláǹfààní láyé àti ní alìkíyàmà lẹ́yìn náà a ń tọrọ àlékún ìkẹ́ Ọlọ́run àti gẹ̀rẹ̀ fán nábi sallallahu alaihi wasallam lẹ́ẹ̀kasí annabi ọlọ́kàn kẹni annabi tó jíṣẹ́ pé ni annabi tọjọ́ wípé ẹni tí ó bá ti fi ẹsẹ̀ lé náà rẹ̀ a ń sọ gbogbo ẹni tí ó lóhun fẹ́ tẹ̀lé annabi kọfẹ́ tàbí sallallahu wọ́n wá ní kílọ̀ fẹ́ ṣe olóòn fẹ́ máyé ẹ tó sọ fún pé ayé tó tó fẹ́ mú náà tó bá fẹ́ gbádùn rẹ̀ ànábì náà ló tó tẹ́lì tó bá tó fẹ́ gbádùn ayé náà ó tó lónìí tẹ́lì àwa ń dúkọ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó fi wá sórí ojú ọ̀nà nábì tó jẹ́ أخرج الإمام حاكم هذا الحديث كما أخرج الإمام أحمد بإسناد الصحيح. أنسي الله أسكو أسوكم بطجيك يدرس الإيمان في جوف أحدكم كما يدرس وشع الثوب أسكو kan bọ̀ àsìkò ló ti dé bá wáyé اللون s'Ọlọ́run ìtànú Ọlọ́run ìgbọ́lọ́n سبحانه وتعالى إلا pẹ̀lú Allah ìsomọ́lọ̀ nísomọ́ àti tòótọ́ in tó jọmọ́ in tí máa sóyàn mọ́lọ́yìn tó jẹ́ ìtànú ọlọ́yìn tá ń pè ní ìmáni yadrusu min jawfi ahadikum yóò máa gbó lọ́kàn ẹ̀mẹ̀ kọ̀ọ̀kan yín kò ní sí sùúrùmà kò ní sí faradàmá kò ní sí ìwòsàkúnmá kò ní kí ni ọmọ wa gbó díẹ̀díẹ̀ kàmá yẹdùrùsù wáṣí òtàwò gẹ́gẹ́ bí ọ̀nà tí a bá sì sásọ ìse ma ń gbó díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn sọ̀hábà ń wà nábìlànú wípé kí ni ó wà jẹ́ solúsàn jọ́nà lọ́n bóyá wà lọ báláyé ni o àbáhùn tí ó ti ẹ̀ o ń sọ́lọ́ ni ó ń kálukú kọ́ máa sọ fọ́lọ̀ ń pé ọlọ́run ṣàánú mi tún bá mẹ́rì níwì ìmánì mi sọ ìmánì mi di ọ̀tún mo fẹ́ jáde nílé báyìí ìtí gbéyàn kó lójú ọ̀nà rẹ̀ tẹ́yẹ sórí ibú májè ń ṣe dédé rẹ̀ in ti ń dà sí tí ń fi pàdánù gbogbo bàdá tí mò ń ṣe ọlọ́run kùngẹ́ rẹ̀ àsìkò yìí a máa bẹ̀lọ́n kọ́ bá ni jàdádà ìmánì wa kọ́ sọ ìmánì wa kọ́ sọ di ọ̀tún jama'a anabi sallallahu alaihi wasallam ṣáájú kó tó lọ ọ sọ̀rọ̀ tó pọ̀ fún wa nípa wípé tó bá di ìgbẹ̀yìn ìgbà orísìírísìí lámàárí fa innahu man ya'ish minkum fasayara ikhtilafan kathira orísìírísìí ahanyahanya gbámi sí omi òtó lọ́tún lọ́sí ṣùgbọ́n ẹ̀sìn wa kò fi nǹkan kan lẹ̀ fún wa pé ẹwọ ìbá yí dásílẹ̀ ẹlọ máa rúlé ìfúnra yí kalla àfitẹ́yìn ọ̀bà fẹ́ dúó bí tí a ní sàsàmì tó kíni o tó dúó sí jama'a anábi sallallahu gidigidi àkọ́kọ́ orísìírísìí fatawa àwọn orísìírísìí ilẹ̀ máa rí tó bá ti dẹ ìgbẹ̀yìn ìgbà ṣùgbọ́n èwo ni annabi sallallahu alaihi wasallam ẹni bẹ̀ lórí ẹ kútùbátà ń bá lọ o náà lọ ẹka máa bá lọ ṣùgbọ́n tọ́tọ́tọ́tún ṣẹlẹ̀ àwọn àgbàlagbà ní bí náà bá ti tán ní aṣọ ẹ̀jẹ̀ náà ní ìtán lè ṣùgbọ́n ta ni ò ní bá fìtínà lọ anúbísàsílámi sàlàyé ẹlẹ́ fún wa jama'a alkhuruju ala al-umara ìmá jáde sí àwọn olórí a sọ̀rọ̀ ń pọ̀rọ̀ kìsẹ́nítì a sọ̀rọ̀ nípa àmọ̀tẹ̀kún a sọ̀rọ̀ nípa aláwo kò sí tọ́kà pẹ̀lú yùn nínú ilé ọlọ́ntàwà wáyé tọ́jẹ́ masalasi kí ni islam sọ fẹ́ mi àtẹ̀yìn tó sì jẹ́ wípé èmi àti yín lápọ̀jù nínú àwọn tí ń sáré káàkì ìgbórí só sì bàlá àkáyè mú kéèyàn lórí ikú fẹ́ lómi jama'a anábi sallallahu alaihi wasallam ti jẹ́ àmọ́ wípé كلا روا جاء من حديث أسامة بن زيد والحديث مخرج سنة من بخاري النبي صلى الله عليه وسلم جاء أشرف على أتم على أتم من أتم المدينة النبي gorí òkè kan lọ ó gorí fẹ́ǹsì kan lọ ibi ọba gajú ààyè míì lọ wọ́n ń pè ní útúmù ànábì gúnbẹ̀ lọ ó wá dojúkọ̀ sọ̀hábà ó ní hal tarawna ma ara ah mo ń rí nǹkan báyìí sẹ́yìn náà rí tí mo ń rí kọlùlá wọn sàbílá wò rí nǹkankan ah anábì ni inni la arul fitan taqa'u khilala buyutikum kawaqti al-qatri mo sì ń rí dáàmù dáàbò ìfọ̀júpọ̀ àìsinmi àìníbálẹ̀ ọkàn kéèyàn ọmọ tí ń kàn nú ọ̀rọ̀ kí nkó pokún súnmọ́yà lọ fìtínà èyí tí ó mẹ̀jẹ́ lọ fìtínà tí ó mẹ́bí lọ fìtínà tí ó mú wà láàmì lọ tí ó máa rẹ lọ mò ń rí báyìí takọ̀ òkèlá alábòyó ti kùn tí ń sọ kalẹ̀ láti sánmà sínú ilé ẹni kọ̀ọ̀kan yín ilẹ̀ kọtírì gẹ́gẹ́ bí gbà tí ìrì bá ń sẹ̀ tàbí òjò tí ò ní ìṣẹ́bì kankan kù anábì sallallahu alaihi wasallam ó ti sọ léyìí fún wa bóòlù ń kálukú sí wá máa pín bẹ́ ó ń kálukú ọmọ wá pín bẹ́ pẹ̀lú bíbá se ń bọ́lọ̀ ọba lò pẹ̀lú àìmàkan in tí wọ́n ṣe ń Tógò àwọn ará bẹ̀lúyé in tí wọ́n ṣe ní kótòfà àwọn ará bẹ̀lúyé in tí wọ́n ṣe ní Ghana àwọn ará bẹ̀lúyé in tí ń awara ní kòtònú àwárá belóyé in táwà náà ń ṣe ní Nigeria àwa náà olóyé ṣùgbọ́n o kò síbi tí Islamu ti yọ ìṣèjọba sẹ́gbẹ̀ kan tọ́wàá dán mùsùlùmí rẹ̀ tí ń kó wọn lọ ọ wá ní ètò fún wa tàà níjọba tí ń lo òfin Ọlọ́run ó tún ní ètò fún wa tàà tún níjọba tí ò lo òfin Ọlọ́run agbọmọ ṣáàna dìmá ẹ̀sìn wá sí ní ẹ̀sìn tó bàbàrà ẹ̀jẹ̀ kakọ́kọ́ mọ̀sọ́wọ́ gbogbo ń tọ́sẹ̀lẹ̀ lọ́yìí àtẹni tó jẹ́ ní rí àtẹni tó jẹ́ ní ibi o ní ó pín kòrò mẹ́ kìí sépè òdè ní ẹlẹ́ẹ̀kejì anábì sallallahu alaihi kọmọba kákọ́kọ́ ma irú ìlú olájọwà jamin hadith Auf ibn Malik radiyallahu ta'ala nardo al-Ashja'i ó ní níbi sọ̀rọ̀sọ́rọ̀ pọ̀lọ́wọ́n jọ kan hannibí wá ní à ayé sì ń jọ lójú yín báyìí àsìkò kan bọ̀ ẹjẹ́ mjẹ́ kẹ́ẹ̀mà àwọn tí ó jẹ́ olórí fún yín khiyaru a'immatikumul ladhina yuhibbunakum wa tuhibbunahum àwọn olórí ire tó ṣe é mú yàngàtẹ̀ ẹni ó ń làwọn olórí tó jẹ́ wípé ẹ̀sà ẹ̀dá ni wọ́n wọ́n nífẹ̀ẹ́ yín pin ẹ̀yin náà nífẹ̀ẹ́ wọn wọ́n jáde sí yín at any time wọ́n lè wá máa kí yín lé bí mi bá wà náà lówọ́ sùkòtò àtẹ̀wú kò sí wọn ní kó bàtàlélẹ́yìn yọ jáde nínú ilé ìjọba lọ́kà kí yọ wà sọ́jà ẹ̀dàkùn sí ráìsì bóò ní ráìsì sí ń wọlé dára sí ọ̀wọ́n o ọ̀nàkùnwọ̀n ẹ̀wà ǹkọ́ sí ogun nǹkan lọ bó sí ẹ̀kọ́ máa lọ láàpá tàwà ní sọ̀rọ̀pá olórí nù Abu Hurairah nígbà tó di gómìnà Madina yọ́ bọ̀ pápá yọ́ lọ sẹ́gi tó bọ́ wá sẹ́gi yóò sẹ́lẹ́yìn yóò wà kọjá láàrin ọjà yóò fẹ́ káwọn èèyàn orí hun tí wọ́n ti ń gbé àà nínú àà kí ni hádá àmírùkùn ẹ̀rí olórí yínà igi lọ́fẹ́ ìsẹ̀ tí ń lọ léhun àwọn ìyàwó rẹ̀ náà sá jẹun lọ́mọ rẹ̀ náà sá jẹun láwọn ọba máa rẹ́rìn ah, ẹ̀ẹ́sì pẹ́ o ẹ̀ẹ́sì làbọ́ rí wọ́bà máa sàdúwà fún wọn yuhibbunakum wa tuhibbunahum àwọn ẹ̀sà nínú àwọn olórí yín àwọn tó jẹ́ wípé wọ́n nífẹ̀ẹ́ yín tí wọ́n bá sùn wọ́n sùn torí kẹ́ inú olè sùn ni tí wọ́n ọ̀bá sùn wọ́n ò sùn torí kẹ́ ilé sinmi ni kódà ìfẹ́ yóò hàn sẹ́yìn náà ẹ̀yìn náà wà nífẹ̀ẹ́ wọn Umar bin Khattab radiyallahu ta'ala nàrọ́dọ́ lóòrù rẹ̀ ìmọ̀ ń káàkiri lóòrù láti wò pé a ti ẹ̀gbọ́ ọ̀tọ̀sán kí ní tó ń ṣẹlẹ̀ lóòrù tó fi rìn rìnrìn níjọ́ kan tó fi ń gbọ́ wọn ma wẹ́rẹ́ kan kí lọ mẹ́lẹ̀ yìí mẹ́kan ní lọ́ọ̀kan yìí orípóbìnrin kan ní dáná àmà rẹ̀ ti sọ́lọ́ kí lọ ń se nìrú táìmì wo ní tó ti dáná fàmì rẹ̀ láti àà ó wá sí umaru ọjẹ̀jọ́ wájú ọlọ́run kí lọ adé ó ní bọ́rùn rẹ̀ wọ́n pó kò sí ìyàfẹ́ tó àwọn ọjẹ́ ọmọ rẹ̀ nígbàtọ̀ pápápá lò ńdọ́gbọ́gbómi ah, umaru kò sí ìdájọ́ ní kò umaru bá kọrí sí ilé padà ọba lọ fẹ̀yìn gbé àpò dekik kápìlápò èlùbọ́ alìpìlápò gàrí ẹni tó jẹ́ ọmọ ọ̀dọ́ rẹ̀ tí ń tẹ̀lé kí ló ń sáré sẹ́rí sí àmìrù náà tó bá dìjọ́ gbàlìkì àmá sí wọ́n lọ́ọ̀bà ń lọ wẹ́rẹ́ ọba obìnrin irú dẹ̀kíkọ̀ ẹ̀ ọba ṣètò rẹ̀ ó sì dáadáa sí obìnrin wá ní ah! umaru yóò kò tí ẹ̀wájú ọlọ́n ṣùgbọ́n ìwọ ìlọ yẹ kọ́ jẹ́ olórí wa ìwọ ìlọ lè ṣe tí ọlọ́n lè sàánú rẹ̀ pẹ̀lú tí bẹ̀rẹ̀ rẹ̀ níwà tó ní rojọ́ ó ń sọ́lọ́wọ́ ní ayẹ́ láwọn olórí kàtí ó rí báhùn khiyaru wọnú kódà wà tó sọ̀lúnà aléyìn wà yóò sọ̀lúnà aléyìnkùn bẹ́ẹ̀ bá ń bẹ́ ń kọ́rọ̀ ẹ ma sàdúwà fún tẹ̀mìtẹ́mì tẹ́ẹ̀ náà bá dé kọ́rọ̀ wọ́n ma sàdúwà fún tẹ̀mìtẹ́mì láìjọma bí ẹn jílòrù wọ́n sàdúwà fún bí ẹn lọ́sàn wọ́n sàdúwà fún inú yí ọjọ́ wà ṣìrọ́rù àìmọ́tíkùn àrùbí tó bá lọ sáà ẹ wà ní àwọn olórí tó jẹ́ wípé wọ́n burú gan àwọn tó sì burú nú àwọn olórí tẹ́ẹ̀nì àwọn tó wípé tubogidúnahum wáyubogidúnakum kìí sí ọ̀rọ̀ pé ẹnìkan ẹ̀yìn náà ó kórìíra wọn ètò òsùnà lù wọ́n fẹ́ kà sí létí káàdé president ọmọ sọ́bá jẹ́ kí n review àwọn nǹkan tí ẹ̀kọ́ ta fẹ́ káfà wọn lórí burúkú ìlọ́la mo bí ó kúrí ráyìí ẹ̀yin náà ẹ kórìíra wọn ó mì pé ọ̀tá ní ìjọba ọjẹ̀ farálù arálù náà jẹ ọ̀tá fúnjọba lásìkò ìtànàbí sọ fún wọn wàtẹ̀lẹ̀ anúnahùn wọ̀yẹ̀lẹ̀ anúnakùn bí wọ́n ṣe ń fẹ́ pè ránṣẹ́ sí láti ilé ìjọba lẹ́yìn náà ma ti sọ̀rọ̀ àwọn náà ti ní táwọn náà kọ sọ sáájú pé ẹjà wà nǹkan fi tú àwọn dìgbòlúgí olórí ibú títí tí a dáì ẹjà wà wọn ọ̀rọ̀ kan ká tó fi tàà lójú èpè lọ́dọ̀ àdarí èpè lọ́dọ̀ ẹ̀ntẹ́ ń darí Ànábì sallallahu alaihi wasallam sọ wípé àsìkò yẹn ẹ máa rí àti wà ń rí báyìí ó dé ẹlẹ́ẹ̀kejì in ti ń dá wà láàlẹ̀ gangan ìbá sì dá káwà musulmi ọgbà ní sàásìlámì sallallahu alaihi wasallama sáàsì lẹ́tọ̀ kájáde síjọba torí pé arínú àwọn àfá kọ́dà àrí dọ́kítọ̀ ṣùgbọ́n àti máa pariwo fún wa kájọ kásọ́ra wa dáadáa gbogbo ẹntọ́ bá ti fi ìjẹ́ dọ́kítọ̀ tẹ̀lé èèyàn lórí ìdàjú ẹ̀sìn kọ́dàkọ̀ máa wọgbó lọ wọ́n jọ kún àpapọ̀ jọ gbàlìgà mẹ́ náà ni ẹ̀sìn ọlọ́run dúó lódìdí gbogbo tó bá sì jọ mọ́ntán nàbí mú wá gbogbo yẹ̀tìyàn bá fúnyàn lórí rẹ̀ honorary ni kò sọ̀yàn dọ́tọ́rítì honorary degree bá sí ń parú ẹnu àfáwà kànkà tí wọ́n máa sọ̀tọ́nà àtànàbí wí ah wọ́n kàkàkàkàdé bí wípé ayé rí wípé wọ́n tọ́ sí kéyìn òfún ọ ní táìtù kan ìtumà rẹ̀ nù kèése pé wọ́n kàkàkàkàkà wọ́n wá gbà táìtù tí a lè fi yí ń tọ́rọ ọba bá sọ padà tàbí tí wọ́n yí sọ́nà mi a ń bọ́ lórí ọ̀rọ̀ tí wọ́n anábì sallallahu alaihi wasallam kìí sí alábòsí abadan جاء من حديث أبلا بن عمر رضي الله تعالى أن مرضاهما أرسلني السمو والطاعة على المرء المسلم فيما أحب وكره gbogbo ọmọ nìyàn tó ọgbọ́dọ̀ ma gbọ́ràn sáwọn olórí ẹlẹ́nu fi ma àhábà níbi tí wọ́n bá pàlásẹ tó wù láti ṣe àrùn tàbí ẹsẹ̀ tẹ́lẹ̀ náà lè bẹ́ẹ̀ kúnlẹ̀ pàlásẹ á ṣe wà kárí ha àti tí wọ́n bá pàlásẹ tí ó wù láti ṣe ànábìyàn tí wọ́n bá ti ní wá sẹlọ́n pẹ́rẹ́ a gbọ́dọ̀ tẹ̀lé olórí ń bẹ tí wọ́n bá ní wá sẹlọ́n a gbọ́dọ̀ tẹ̀lé olórí ẹyọ oró kànù kí wọ́n kéde fún alátàbùjá wípé ẹni nínú yín kò gbọ́dọ̀ kírun má ó sì Andalus nígbà tó di wípé wọ́n jẹ gàba lórí wa pẹ̀lú páwà náà fi tọ́lọ́ntà náàbí ilẹ̀ ṣe bí ìrọ́ọ̀kì ó ní a ti lọ gbé olórin wá olórin ẹyọ oró kan kọmọ wá kọrin fáwọn ọba ní Andalus ní Spain tó jẹ́ wípé ìmọ̀ tó jáde ń bẹ̀ pẹ̀lú àwọn àfáà bẹ̀ tí wọ́n bá fọwọ́ bò ní Islam lónìí gbogbo ẹ̀kọ́ láàrí tán láwọn èèyàn náà fọ́wọ́ bá mọ̀nà pé àwọn nìkẹ́kọ́ ẹka máa gbádùn kìí láàfin ẹjẹ́ amú tàbí ẹ̀sì lórí pé wọ́n pa àwọn ará àlújọ gbogbo mọ́sálásí máa kún fún àmàwẹ̀ẹ́rẹ́ tí wọ́n wà ha Qur'an àti wọ́n wà ka hadith wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ lórí pé àmà ń fi alíkọ̀ọ́lẹ̀ wọ́n lọ rí jó lẹ́yìn olórin olórin ẹyọkan díẹ̀ díẹ̀ díẹ̀ olódi wípé agbára islamu lọlẹ̀ agbára musulmi lọlẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọ̀tàdé wọ́n borí ìyà ìdé àwọn èèyàn tí wọ́n dín ọlọ́nlọ́mọye wọn agbádá ńlá ni pẹ̀lú òróró ó dín wọn wọ́n bọ àwọn míì wọ́n yan àwọn míì ni wọ́n máa dáná sí wọn nígbà ṣe bá ń tẹ́ pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ kírun mọ́ wọ́n bá rí pàmìyàn tún kírun nulé wọ́n wà yan àwọn èèyàn wọ́n wá ní ọ̀dá náà kò gbogbo lè mùsùlùmí pátá ẹlọ máa jálẹ̀kùn ẹnu ọ̀nà wọn ọ̀farapamọ́ àti tàwọn òtùmọ̀ òtò ń sinilé wọ́n jà lẹ́kùn wọ́n wíńdò ayé kan rí bá rí Ànábì sallallahu alaihi wasallam ayé rí bẹ́ẹ̀ fóòn náà ayyama kana bi Makkah nígbàtí ẹ̀sọ́sàn bẹni Makkah ayé rí bẹ́ẹ̀ fún ara ní صلوات ربي وسلام عليه débi pé ìmínú sàhábà yọ́kọ̀rọ̀ sàsílám wípé ṣe bọ́lọ̀ lọ́rọ̀ yóò ní bẹ́ẹ̀ ta bá wá jà sọ́lọ̀wò ni kò ní wọ́lẹ̀ yìí rẹ̀ ni ṣe kò ní gbí ọ̀njá ni ọ̀nà bí ó ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lọ́wọ́n fẹ́ kí n wéṣtì alágbára ni kò sí tí ó lè ṣe o yìí ọlọ́run ní kémi ọjá o torí wípé kọ̀sọ̀gbàfánàbí kẹrì mélòó ni àwọn ti mẹ́lẹ́yìn rẹ̀ sí àwọn èèyàn ìgbà náà sí rẹ̀ lọ́un ojú kan ní ìlú wa ojú wo náà ojú pé kọ̀sẹ̀ tí ń ṣetọ́ lọ́un ju àwọn ànàbí nìkan lọ àwambọ̀ nínú ìlú táwà wáyìí nǹkan ti kó sínú ara wọn nǹkan ti fọ́jú pọ̀ ìntọ́rọ̀ wá fi wá gba sùúrù anábì fásọ́s kèfèrí ìlànsọ́ sáàmì sí sùúrù yíò bákanáà nínú ìlú tiwatawa ń gbé alérí station ọlọ́pàá kan wọ́n lè jẹ́ èèyàn méjìlá ní ọwà mẹ́ mùsùlùmí lè jẹ́ mẹ́jọ ń bò mi ẹni tí è ṣe mùsùlùmí o le jẹ́ mẹ́rin ibò mí àjẹ́sẹ̀ musulmi lè jẹ́ mẹ́wàá musulmi lè méjì orísìírísìírísìí báhùn ò ní ọwà mẹ́ òdè ní ẹlẹ́ẹ̀kejì ilé ìgbìmọ̀ asòfin mùsùlùmí jẹ́mà ẹmẹ́jẹ̀ kí wọ́n o in ma mú yàn kú ẹ̀sìn béèyàn ọ̀bá ṣe bí bá ń ṣe nǹkan mí bí nǹkan mí wọ́n ṣe rí ọ́dàrù lójú wa tó ẹ yọ́kù ẹ̀sìn ọlọ́run ibi tí wà láti ń dénú ẹlòmí ìgbàpẹ́ ń bá ti sòsèlú kéèsè musulmi má kò rí bẹ́ẹ̀ o ẹ dákun ẹ má jì àjí àwọn tí ń hàwé iná fáwọn èèyàn ẹ̀sìn ọlọ́run ọgbà ẹ̀ṣọ́ ti lọ wípé gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá ti paláṣẹ àìdá olórí ìlú wọn ló ní kọ́lọ̀ ṣàìdáhùn kò gbọdọ̀ sí tó bá jẹ́ mùsùlùmí tí ń tẹ̀lé wọn nábi sallallahu alaihi wasallam lápẹẹrẹ kasi family planning islam farama pẹ̀lú àlàyé tó ní agbára tí àlàyé yẹn sì ṣe déédé ọpọlọ tí ó sàárẹ̀ jama'a kíjọba wá sọ di dandan wípé gbogbo lé pátá àwọn ma wábẹ̀ wà gún àwọn ọkùnrin ibẹ̀ lábẹ́rẹ́ àwọn sì ma gún obìnrin náà lábẹ́rẹ́ tán bá ti ń rí pé wọ́n ti bíjọ ọmọ méjì lọ ẹlówó ẹ̀lówó ẹ̀ríjẹ́wó ẹ̀ríjẹ́wó wà láàkanù afẹ́ ẹ̀rùn yí wọ́n ti ẹ̀kọ́ sọ pé káwà máa gba bẹ́rẹ̀ ní àwọn tọ́rọ yìí wọ́n máa sáré lọ́bẹ̀ lọ́gbà a mùsùlùmí wọ́n bá lọ wọ́n wọ́n máa wá bá wọn lé a gbọ́dọ̀ tẹ̀lérò àṣẹ́bẹ́ òfin àgbáyé o kí ní ọ̀sásùn bá owó kankan o kúrò tẹ́ẹ̀bá ìdábẹ́ fọ́mù obìn ẹ̀dáran o kó ọ̀sásùn bẹ́ẹ̀ sì ni ọ̀ràn náà tó fẹ́ dá sí alọ́rùn simus alayi o náà tó gbẹ́sọ̀ ìran mẹ́ta lọ̀rọ̀ tó pín sórí rẹ̀ ṣùgbọ́n ibi tá ń bọ̀ gbogbo gbàkígbà táyé bá ń jayé ẹni tó dùn kò náà fìtínà bí ọ̀dọ̀ kò sí nítorí wípé mavinna tẹ́yìn ó fi ṣe nǹkan ọ̀dọ̀ wọn lọ́wà egun bẹ kásáré sódò kásáré sókè ń bẹ ká mọ́ ti dá sí protest ti ń bẹ́ńlẹ̀ yìí yóò wà máa mú ìdàjọ́ tó bá kàn bẹ́ ẹn tó fi àníyàn dá sí yóò mú ìdàjọ́ ẹn tó rányàn yóò mú ìdàjọ́ jẹmá káwà tó sọ̀dàjọ́ tiwa àwọn tí wọ́n ń gọ́fà wáyé olórí ẹn tó yẹ kéèyàn ni صلى الله عليه وسلم جاء من حديث عوف بن مالك أيضا والحديث مخرج صلى مسلم أنسي أولاني ìmọ́dúpọ̀ lórí láyé mo fẹ́ wà lọ́fíìsì báyìí mo fẹ́ máa pàṣẹ awwaluha malama ẹ̀rí in tí kọ́kọ́ máa bẹ̀rẹ̀ orí ibú tí ó jáde sóntọ̀ mẹ́ màláàmà èébú ni àkọ́kọ́ in tó mọ̀ Nàìjíríà khususa wa musulmi tá ti ṣe sùúrù ni wípé kò sí ń tá mú bọ́m̀bí democracy jù ń tá mú bọ́ ìlọ àdéhùn láti sánmà ní àdéhùn ọlọ́run nítorí wípé anábì sallallahu alaihi wasallam sọ wípé tẹ́ bá lẹ́nìkan jowú ọ̀sẹ́n tó jowú tó èmì ànábì mo jowú ju gbogbo yín lọ mo jowú ju ẹ̀ùbádà tẹ́ ń sọ́rọ̀ rẹ̀ fún mi gan lọ kọ́dà wallahu aghyaru minni ọlọ́ngán rí wa jamaa tí èyàn bá ń se owó pé èyàn ń ta orombo tí a ti fún ẹ̀dàkùn bísínẹ́sì èyàn ń ta orombo kámẹ́sọ̀ ọ̀sàn yíó kèése tí ń tà fún èyàn olólókó ẹn tọ́jẹ́ pọ́fẹ́ máa kiri ẹ̀ kèése owó tí wọ́n fi 50,000 sí yóò sì kò 50,000 lọ́ra ọ̀sàn lẹ́ẹ̀kaná yóò sì kò sínú yàrá yọ ma wá hù tà díẹ̀ kéèsé kéèsó wo 40,000 jẹmáà bá ṣe ń wí 5,000 séèsé tó ń ti bẹ́ ìyọ ọlọ́sàn jílẹ̀ lóòrùn pé ah sí n ti wọnú kápítà báyìí in síwó 4,800 ah ìmọ̀ ni mo ní 2,500 lọ ah, ọ̀ràn dé o 25 mẹ́rin lọ́wọ́ mi 25 ah, ah, eh, ìlú alú àkókù tí è pé 480 tí mi bẹ̀rẹ̀ 5,000 tí mi bẹ̀rẹ̀ ọkà ọgbọ̀sàn tí mẹ́ lórí rẹ̀ kò tó yẹun ó ní ò sùn sí o kí sì ní dúkìá rẹ̀ nù lé ayé ọlọ́wọ́ wà ní gbogbo ayé yọ wà jùlẹ̀ fún yín pé ẹ máa sí bọ́bá sí wùí kò jẹmọ́ àánú ọlọ́run wípé ìní ìbínú tán ìkẹ́ mi ju ìbínú mi lọ ìlà fi ń rílù ìgbé àti gbogbo olù tí mo bá ti inú mi sì dùn fún wọn náà wọ́n tẹnu ara sọ wọ́n sọ lè gbìmá sófin this constitution can never help us this constitution can never make unity yóò fura náà ni a ń sọ láàrin ara wọn èyí tí wọ́n fẹ́ jẹ́ agbọ́ ọlọ́run padà jẹ́ agbọ́ tí Nàìjíríà ń bẹ lára rẹ̀ tó súnmọ́ra wọn ṣùgbọ́n Nabi sallallahu alaihi wasallam kí ni tó sọ fún àìlọ́kàn wa awwalu amalama bọ́ ọba ti tẹ́rí sí tọ́lọ́fẹ́ so lórí in tí kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ o lè bú wàtàníhà nadama in tí ó tẹ̀lé ìbú yẹn ẹni tí ẹ ti ń pèlé èyàn ọlọ́run tẹ́lẹ̀ in tí ó tẹ̀lé ìbú yẹn ó ní àbámà ah! kí n sì ti mọ́ mánéjú ọkọ̀ ìlọ mo sì rí tẹ́lẹ̀ mọ́ mọ̀dáràn o kọwàá tẹ́bẹ̀ wàfàálífúwà àdáàbùn wàfíyùn yawm al-qiyamah nọmbà 3 rẹ̀ ìyà gidi àti ẹ̀tẹ́ tẹ́nìkò tí ìrú ẹ̀rì láyé níjọ̀gbùrà lè kìyàmá ní ọ̀sẹ̀lẹ̀ sí gbogbo rúntọ́ o ń sọ lọ́n ni illa man akhadhaha bi haqqiha ibi ọ̀nà ti yá dénú ẹ ma jẹ́ àṣà náà àjọba yìí pé gbogbo ìyà tí wọ́n fi ń jẹ ìlàwó ètètè ràlìjẹ̀ náwọ̀ àtúwálà ẹni tó lè bọ́m̀bẹ̀ mọ́n àkọ́dá àbí hakiya àyàfẹ́ni tó bá jẹ́ wípé ó dórí oyeun pẹ̀lú ẹ̀tọ́ ọlọ́n hmm. ẹwu ẹwu ẹwu kọ́ idù méjì tánà bí sílẹ̀ gbogbo ẹni tí ó bọ̀ ń pa apọ́ jẹ́ olórí láyé tí ó sórí rẹ̀ láìkì gbogbo ẹni tó bá jẹ́ pé ó débẹ̀ pẹ̀lú ìyọnú ọlọ́n wà á dà lẹ́dẹ̀ àléyìí fi ha in tó sì jẹ́ ọ̀ranyàn lórí ẹ̀ lọ́rùn rẹ̀ ìdájọ́ ọlọ́run ọba lólò títí títí fàtẹ ikú mẹ́ kò sì jí kọ́bọ̀ wọn báyìí Umar Abdulaziz tó bá wà nílé ìjọba nígbà tó di olórí yóò sì sẹ́sẹ́sẹ́sẹ́sẹ́ 630 olú ẹ̀kọ́ ma lọ lílà pẹ̀rẹ tí 630 bá ti lù ó bùkátà sí àwọn nǹkan torí pé ìlú ló ní náà táìmù tí ẹ̀ sí fóòndà lọ fi 6:30 ni nǹkan mí tó ń fẹ́ ṣe nǹkan tara tó ní yọ wà mú láńtà àti ẹ̀yọ wà tàn <laughs> ṣe rí pé shatan kọ́dà ìjọba ti Nàìjíríà bísínẹ́sì làwárí sí gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé bímọ bímọ lónìí bísínẹ́sì náà rí sí júlù wọn kìí ṣe páwọn èèyàn lọ rẹ̀ talẹ̀ nítorí pọ́lọ̀ ní katọ́mà nǹkan o ìmọ̀ ẹ̀fọ́mọ̀ ń gan sí tẹ́ẹ̀kì sọ pé tó rọ́lọ́run lè e talẹ̀ ó fi ọmọ sí skúù tẹ́ pé tí wọ́n bá fọ́ lẹ́tọ́rà lè tí ń bẹ̀ kọgbọ́dọ̀ dùn wọ́n ti sọ fún ẹ̀mà mánéjì wọn olórí Nàìjíríà lọ́la ni nàmàtẹ́wò yíò èyí tí ó bá lè mánéjì àwọn ọmọ ìná yí tí wọ́n o ìlú ìnáà lò sí torí pé wọ́n mọ̀ pé kọ́ mọ́ wọ́n pàásì <laughs> nǹkan ti dàrú kọjá kẹ́nìkan sọ wípé òun lè túnṣe ẹn tó sì lè túnṣe gbogbo wa ti kọ̀yìn sí gbogbo mùsùlùmí kápìyàn lọ́gọ́rùn 80 ni wọ́n mọ̀ sọ pé ṣẹ̀ríà ò sí wọ́lẹ̀ ń pariwo kàdáfí kàdáfí ṣẹ̀ríà ń gbé wọn sí pé ìsánmà tààlẹ́ ní èpè ọ̀rọ̀ yìí ti fọ́jú pọ̀ jẹmọ́ sí sáàsì sẹ́sẹ̀ ń dálùrú ni náà tẹ́lòmí bá sọ ẹkún tí a pa yọ́ ma sọ ẹkún ogún ọdún sísìn ẹlòmí ma sọ ẹkún ọdún mẹ́ẹ̀dógún náà sáàsì ọ̀sẹ̀ máa ń se ń tẹ́ǹsì ẹni tí ọ̀sáàsì náà kọ̀sẹ̀ máa ń se ń tẹ́ǹsì wọ́n pe ọlọ́pàá kalẹ̀ pé àà ẹ̀tọ́ sí àti àti jẹ́yìn wọ́n láwọn ọ̀tọ̀ sí wọ́n níjọba lọ́tọ́ sí ya kí wá níwọ́ wọ́n níjọba ló náà ẹwọ sọ́lárì tó ń gbà fúnra wọn làwọn o máa mọ̀ tí ẹwà agbáṣẹ́ kó lè máa dájọ ni kò sí pé wọ́n sí tọ́lọ́n àwọn èèyàn wa wọ́n lọ rí rẹran léyá nílé àwúsá wọ́n ti wá rẹran wọ́n wá ń kọ mmm sẹ́ran wọn àṣé wọ́n gbàgbé ẹran kan sọ́dọ̀ ẹnìkan tí rẹran ni àwúsàun lọ ba kọlù wọn wípé aṣàfilẹ̀ ah, wọ́n lọ sọ́jà ìjọ kejì àwúsàun bá pẹ̀ pé ah o kẹyà rán o kẹrán èèyàn wá mú ẹran wo àti pé òun tẹ̀ tí ránṣẹ́ sí ṣùgbọ́n fi ẹran ìránṣẹ́ ẹran yìí ti jẹun o ẹbọ́n 1000 wọ́n ti gbọ́ wọ́n dí ọ̀dọ̀ wọn kàyẹ̀rán àwọn ti kẹrẹ tẹ́rẹ ti dín bóyá wọn ò tí ìrà tó bóyá náà ẹran ti dọ́dọ̀ lẹ́ni bá ń gbé ẹran bọ̀ nígbàtí ń gbé ẹran bọ̀ lálẹ́ àwọn ọlọ́pàá mú àwọn ọlọ́pàá Hausa nígbàtí àwọn ọlọ́pàá Ni ní àà ti ń gbé ẹran bọ̀ ní ọ̀gá àwọn lọ́lẹ́rin àwọn tí ó sì ta wọ́n ti ra ẹran yìí wọ́n gbàgbé ọ̀sọ̀dọ̀ ni ti àmì táwọn sí sínú wọ́n sì rà mínà lára ẹran náà àwọn ọmọ gan ẹni lọ́sọ̀ ẹ̀sọ fáwọn àwúsà bá ní ẹ̀kàrí àwọn fẹ́ fi mọ̀bọ̀yá kò parọ́ pé ibi ní gbẹ̀rán bọ̀ ẹ máa ṣe dáadáa o ẹ̀ẹ́sọ̀dún láyọ̀ barikade sálà ẹ̀ẹ́dẹ̀lú ní láyọ̀ ọlọ́pàá yẹ́yìn padà àwọn lọ ẹni tí wọ́n ní wọ́n fún jama'a tó ń ti bí àwọn Haúsá náà ṣe mú ìsìláàmù bí wọ́n ṣe mú mọ́ wọ́n sì ń gbádùn bí wọ́n ṣe mú mọ́ bí wọ́n ṣe mú mọ́ náà wọ́n gbádùn rẹ̀ àwambọ̀ hurmatu dìmá ọwọ́ tó ní agbára ìlọ́lọ́wọ́ bá fún ẹ̀mí o ọwọ́ tó ní agbára ìlọ́lọ́wọ́ bá fún ẹ̀mí o jẹ́ min hadithi àbí mọ́tàl báhìlì rọ́dí allahu tanardọ́ ó sì ọlọ́ ni láyá zalul mu'min mu'nikan tó rí ọgbà alkiyama mu'mini kọ̀ọ̀kan kò ní yẹ kò ní igbó lẹ́n tí ó frí láti lọ rí máa wú ọ̀ràn àwọn kò frí ọgbà wọ́n lọ rí máa wú ọ̀ràn irú wo gbogbo àwọn tí a máa ṣe masturbation tí a máa ń bọ́ wara wọn sùn ọwọ́ wọn ó kanu wọ́n ó sì Ah, ah, ah, lágbàjá tamado wọ́n pọ̀ àwọn kọ́ lọ máa wòrán àwọn èèyàn ó ti wà wọ́n ti sú wọ́n tuntun kún àkábọ̀ láwọn wọn ní wọ́lẹ̀ yóò sáré lọ wò wọ́n pé ọ̀rẹ́ mi wọ́n náà tó wà náà mú mi ní ó rí bá àwọn kọ́ rí bá ń jọ́bìnrin kìámá àwọn ìsàbí wọ́n wà nàbí lòjú wípé àwọn owó fúrí tó bá ó sì ń ṣẹlẹ̀ láyé náà wọ́n mọ́lẹ̀ lọ wájú tàbí bẹ́ẹ̀ ṣe ń kọ́ pàjúbò ní ọkọ̀kù mọ́bò ìsìnbẹ̀ mo lè dúmẹ̀ kí máa wòrán ẹ̀yìn náà lè mẹ́dọ́ ẹkọ́ torí pé mo mọ̀ pé wọ́n lè mú mi má torí pé kọ̀kọ̀ kò sí tó fi kà mí torí wípé mo frí yẹn sí ọ̀daràn yọ́ wà jẹ́ ń lè máa wo ọ̀ràn kẹ́mì ọ̀wá máa ti bẹ̀ dúpẹ́ ma kò sí bára sí mẹ́ tó sàbí wọ́n wò pé ta ní ọwà rí gbogbo mùmìnì ni pẹ̀lú májẹ̀mú ma lam yusib daman harama gbogbo wọ́n ma yọ wa òjò gbàlì kìí báyìí tí wọ́n bá ti ń bẹ́jẹ́ àrámù lọ́wọ́ wa tí wọ́n bá ní ń bẹ́jẹ́ àrámù lọ́wọ́ wa yóò sì gbọ́ mọ́ sáyìn pé ẹlọ pààyàn ẹ̀jẹ̀ àrámù ti wà lọ́wọ́ mi o wọ́n lọ rẹ̀ pààyàn wọ́n gbásò mẹ́yàn lórí ẹ̀dàkùn ọmọ tó gòwò níbẹ̀nù àtàpá táwọn ilé ìbá pààyàn sí wọ́n bọ̀ wájú ọlọ́ni sáàsì ti pààyàn ọparọ́ náà bòsí kó wà sáàkùn fine ibi tó ń kálukú ọbàlọ ni ọbàlọ ṣùgbọ́n yàtọ̀ sí yùn àwọn gangan fúnra wọn àwọn lẹ́yìn ó fi ẹfẹ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́ẹ̀fì dí iná tẹ́yìn fẹ́ wọ gbogbo alaláyè náà gbogbo alaláyè lálìjẹ̀ náà àwọn kan sábà nílọ wọ́n lọ wá ní múbẹ̀lọ̀ ẹwà rí àwọn àfà ẹjẹ́dẹ́ ẹjẹ́ gangan àtúnlúo alúo irùngbọ̀n ṣòkòtò ọbalẹ̀ òun nìjọba fi ń ṣe bí alùsúnnà gbogbo wa àtúnpín o àwọn èèyàn kẹ́pìlẹ̀ ń bẹ bí wọ́n bára àwọn èèyàn sàmára tẹ́lẹ̀ gan wọ́n fẹ́ wá gbàjọba ìlọ́wọ́ yìí ni <laughs> ẹ̀wọ̀n tí ó ń sì ń ṣèjọba yìí tí àwọn kan pèrà wọn láàfà tí ó ń kàn máa kí ó jọ wípé ẹjá wọn náà ṣe wò ó yẹ ká gbọ́yé pé àwọn tí ó ń bẹ̀m̀bẹ̀ yìí wọ́n sì ń ṣe alóore wọ́n tó ń bú àlásìrí o jẹ̀mọ́ afọ́ ọ̀kọ̀ ẹlẹ́ àti ń bú wọn pé wọn ò ṣe rẹ̀ ebi 10,000 naira tí a dájọ ní láńlọ́ọ̀dù ní àkólé ọlọ́ so orí kó wá padà lọ́sẹ̀ tó tẹ̀lé 10,000 naira ibi tí àwọn èèyàn ti ń rí owó tí wọ́n sì bù ẹkún ọkàn wọ́n sí owó hàn lọ́ba bù ẹkún ó sì yàwèrè pé àà ah, ah. ọ̀kánú àwọn ẹ̀gbọ́n wa hmm, ọ̀nà débi tí wọ́n ti ń pẹ́yìn àwọn ajókòó ìntànfẹ́ ṣe kò síntọ́ no ni no ló ń kálukú sọ no nda wọn ó gbé owó dé kèé sí owó chẹ́ẹ̀kì ó ń kálukú ń wò pé ta ló lè hẹ́pù mi tí ń fi lè gbé owó ìgbé báyìí lónìí wọ́n gbé síwájú ó ń kálukú lórí tébù àti yẹ́sí o àti no ó ń kálukú ń páàkì ti ẹ̀nú sínú àpò ní jẹ́mọ́ bí wọ́n ṣe ń páàkì rẹ̀ tẹ́mi àti mú gààrí bẹ́ẹ̀ làlìjẹ̀ náà wọ́n ń kílíàsì musulmi mọ́ làwà náà ìyàtọ̀ lọ́wọ́ bàbá èèyàn kọ̀ sí èèyàn lè kọ́ ni ọ̀nà tí ẹ tó wá ń gbà ákọ̀ ọ̀nà tí ọlọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ ni gbogbo ẹ̀tọ́ temi níbi àlámọ̀rí mo fi wójú gbogbo àwọn tẹ́ ẹ papátá ọ̀tọ̀ nìdàjọ́ wọn nínú ẹ̀ká máa clear rẹ̀ dáadáa ẹni tó bá pààyàn tòótọ́ ẹni tí a pàun ẹni tó pa kò ní rú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ o ìṣọ́kútọ̀ ní ọmọ ìṣọ́kútọ̀ àti ẹmọ́kútọ̀ pààyàn nǹkan o bí n tí ń fi pàm bá ṣe lágbára tó bẹ́ẹ̀ ni wọ́n ṣe wọ́n nígbàgbà alìkìyàmà ìní wọ́n yọ nínú sẹ́ẹ̀rí ẹni tó pààyàn tàbí gbogbo àti ẹpààyàn wọ́n wà kó fóntọ́n náà bá ní tó lè gbé wàlìjẹ̀ náà wọ́n sẹ̀ bá kó mọ́sẹ̀ rẹ̀ ni ẹlòmíbẹ̀ wọ́n pa wọ́n tó pa lápa sòfò ni ẹsá fún kalùkúlẹ̀ pẹ̀lú tọ́lọ̀wọ̀n bá kọ sí lọ́rùn jama'a a ma nídi àdúà a sì máa sàdúà a sì ká máa wòsàkún ká sì máa farabalẹ̀ gbogbo ẹni pàtá tó bá dá sí wàhálà sí ẹ̀mọ̀ pàá sì sírò àkọ́kọ́ èyí tí ń bẹ́ńlẹ̀ tó ṣẹlẹ̀ yìí kèé se ìran nkẹ́ yọkaní tó rọra ṣẹlẹ̀ wẹ̀rẹ́ kọlọmbà ní sẹ̀mọ̀ báyìí kọjọ jàmá mùsùlùmí tó bá gbọ́lọ̀ yìí tí ọ bá gbọ́ tí ń fi ní ọlọ́run bá ṣe pé ìfẹ́ nìkan yóò ọkú mẹ́ni múmi ní kèé fi ọlọ́run ṣe pé ọlọ́run ti dá ó ti náà tọ́fẹ́ fi ibẹ̀ ṣùgbọ́n fún pé èèyàn mọ bàbárọ ọlọ́run àdítóbi rẹ̀ ẹwà gbogbo tí ń ṣẹlẹ̀ pàtàlùwà àwa mùmìnì ẹjáwọ̀ gba okùn ọlọ́run ọba kagbàmú kagbàmú o igun méjì ní rúlùwà nínú ogun òṣèlú tó PDP APC igun méjèèjì kò sì gbọ́n mi sí omi òtó lọ́jọ́ tí covid-19 wọlé òun kálukú wọn darí wa lọ tí èyàn bá ń rò wípé ibi tọ́rọ̀ olú ìti gbà sùúrù àtàdúà kò sí ń tẹ́ fẹ́ máa fàyọ tí ọjọ́ ní nigeria táwọn ìbọ́sí láwọn ọmọ abọ́dẹ̀ ní ojúmọ́ nǹkan ọmọ bàjẹ́ sí nítorí pé ìlú míì táwọn èèyàn ti jáde sólórí táwà rí pé wọ́n ń gbádùn bẹ́ẹ̀ awágán bíra wa pé kí làwọn eléyìí tó ń fẹ́ nígbàtà wá gbọ́n tí a torí ẹ̀ jáde só lórí wọn àwárí wípé ọ̀ ṣẹ́ṣẹ̀ wà nílé Nàìjíríà ká tó wá pín ìlú tọ́jẹ́ wípé bóńkálukú bá ṣe ń sọ tí ọmọ ọjọ́ jama'a gbogbo bí wọ́n kálùkú fẹ́ ẹ̀yìn àfà ẹ̀sọ́ tọ́lọ́ àtànàbì fáwọn èèyàn tí

wọ́n wá rán sọ ọmọ jẹmọ́ wà láyìí sí ro mẹ́wàjú wa o Tinubu mẹ́ntí jẹ́bẹ̀ in rírí an wá kó àwọn ẹ̀yà mẹ́ta in lọ gbajúgbajà Nàìjíríà Yorùbá Haúsá Yíbò gbogbo dúkìá tí a sun lẹ́kọ̀ọ́ yàtọ̀ sí tìtìjọba tọ́jẹ́ ti gbogbo alápapọ̀ asùnbọ̀m̀bí náà dúkìá Haúsá wo ni a ń sun sáwúsá ò ní dúkìá lẹ́kò dúkìá Yíbò wo ni a ń sun ṣé Yíbò ní dúkìá lẹ́kò wọ́n ba nǹkan tí ń jẹ́ iná tẹ́ náà ma Yíbò ìgbò dìlánà wọ́n lé àwọn èèyàn bóòdì Port APC ìmbẹ̀lábí

na'am àìmọ́yé bí làwọn èèyàn ti lọ báyìí bá ní kówó ní ọwí jama in tó yẹ ká sí àṣẹ rárá gbogbo wa náà nísìn a sì ń tọ́mọ kí wọ́n lè dàbá ni kìí ṣe pá ń tọ́mọ kí wọ́n lè dọ́lọ́mà jùlúwa lè tó pọ̀ jù náà wa jẹmọ́ ẹjọ́ wallahi wọ́n ó bí wa o àtẹ́ntọ́dásí dáadáa àtẹ́ntọ́dásí lọ́nà tí ó gbàdá sáúfà tus'alun aw sáúfà nus'al wọ́n ó bí gbogbo wa pátápátá lérè gbogbo tó jogun Nàìjíríà èyí tó bá bọ́dì ọdún ẹnì kọ̀ọ̀kan ebi ti ẹni ọ́dà ebùn lónìí ó nù nísìn àìmọye ọmọ sùkú nílàfẹ̀mí ẹ̀sòfò sọmọ sùkú ní sáàsì gbogbo púrítẹ̀ táwọn ìyàwó lọ rí èsù yìí ti sun ọmọ àyá rẹ̀ mùsùlùmí ma o sì lè sọ pé nǹkan báyìí pàwọ́ àti ẹ̀kọ́ tá máa túsù désàlẹ̀ kòkò kéèsí ọlọ́pàá nìkan awa náà ń dàrú kèèsà nìkan o ń kàlùkù náà ní ń dàrú bí tó ń kàlùkù ṣe ma lọ́ma di sin ẹlòmí wọn ń gbé wáyà àkọlé ni o ní sanwó ó sì máa fún ni bí jọba ti sẹ́tì ẹ̀ yóò mú sẹ́tì ẹ̀ yóò múra wọn tẹ̀lẹ̀ àìmẹ́yẹ èèyàn ó ń lọ̀rọ̀ rẹ̀ ọ̀bọ̀ sí mẹ́láti sí ìdàdúó tó rí o náà ní è máa sẹ́rú lọ tí èkó láyé ó ti dẹni ẹ̀yìn jẹ́mọ́ ọyẹ̀wó ti ẹ̀bí alẹ́rẹ̀ wípé ṣe ń tàn fẹ́ ti wá rí bẹ́ ẹn tó sì jẹ́ olórí orílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́ in gbogbo ẹ̀sùn ìpátá kó náà tó rẹ́bẹ̀ ló ti wà mẹ́ òun náà sì rẹ̀ ọgbẹ́sẹ̀ lè wà láà Nàìjíríà mí ẹsẹ̀ gbogbo owó ètì Buhari ní kò lè fi tẹ̀mẹ́lẹ̀ kò kú gbogbo owó fi kan gbogbo pa wọ́n jẹjọ lórí ẹ̀ gbogbo ìn tó ń kàlùkù náà dá sí àájẹjọ lórí ẹ̀ gbogbo ẹn tó ti fi ń tọ́sẹ̀lẹ̀ ìjálè kò ó sì síro èyí tó wá lè jù o lè tó ń kàlùkù ti fẹnu dá sí àájẹjọ lórí ẹ̀ ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid tí àsájọ wà ń bẹ́ náà ni ẹjẹ́jọ máa bẹ̀lọ́n ọlọ́nsí ajẹ́jẹ́ o ṣùgbọ́n bí táà ń lọ pẹ̀lú hútùbà ní wípé àwa mùsùlùmí a ma yàtọ̀ àwa rí yàtọ̀ lára wa ẹ̀sìn wò tẹ́ẹ̀bà bóòdé kò lè dùn gbogbo tí a ṣe hùn ẹ̀yìn náà lẹ mẹ́mẹ́ so nígbàtí àwọn onímímà tí wọ́n bá ní sọ̀rọ̀ wípé omi gbóná a lè fi somi gbóná di tútù ọ̀rọ̀ ńlá o wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú peaceful protest kò sí protest tí peaceful gbọ́rọ̀ sàájú ẹ̀ àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọ́n ní ẹmú ẹ̀nà onàgẹ́ ẹpa ẹpa ló ń tàn wí ẹmú ẹ̀nà èèyàn 50 lọ́sọ pé wọ́n mẹ́nìkan wọ́n náà ẹwọ́ sí bí orin àwọn wọ́bọ̀ òkú wọ́n mú dọ́dọ̀ rẹ̀ jama'a gbogbo àwọn tí wọ́n ń ṣe ẹgbẹ̀rẹ̀ wọ́n tó ń bọ̀ agbára gba 2005 ẹjẹ́ kí dìbò tó dé ńlá fi ń pariwo fún agbógún ọmọ wẹ́rẹ́ tẹ́yìn rí lẹ́sẹ̀ títí wọ́n ẹmọ́ fún alówó máa o gbogbo ọmọ tó yẹ wọ́n wà ní skú ẹmọ́ pàdírìmù wọn wọ́n bá ti jẹ́ ní o ẹ́ sì rí pọ́n tí máa fún alówó náà àwọn tó tún fẹ́ ṣèjọba tó bá dọ̀la ni wọ́n tún sánà mí ilẹ̀ fún àmà wọn eléwo ni a mú tí a wáyé dànù pé akírò ah, tó ń ṣe báyìí àtàmà mi lọ wọ́n ti gbẹ̀rọ wọn lọ dádìwádẹ̀ ti kú kí làdírẹ́sì ilé yìí ó sì sọ ó sì kọ ó sì rányà wà njọ́ kejì ọ̀dá skúwò lọ lọ mọ́mọ́ mai ní masanwó skúwò mai tá ń se rẹ́rì wọ́n wá mọ̀ mọ́ ń tọ́jú àwọn ọmọ wọn ó lè dọmọ àti àdìgbàtáwọn olóhun jẹ́mẹ́ ẹjẹ́ ákè ìsára ń ibi ẹkùn así iná rí lè à ń bẹ̀rọ̀ sọ̀tánjọ́ kan sóre kọmọ̀jì ànípinú aburú kọ́dàkùn kọmọ̀jì ànípinú aburú gbogbo àwọn tí ìbànújẹ́ bá lórí àlàmárì ọlọ́mbà ní bútútù sí o gbogbo ẹnẹ tí ọ dá sí lọ́tún lósì ọ̀nà yankúmọ̀ ní ó sì nkankan ní o ọlọ́mbà ní sílẹ̀kùn túbà tòótọ́ fáwọn náà jíwú lè ronú ká lè jọ mọ̀ wípé nǹkan ti bàjẹ́ kọjá ká sọ wípé afẹ́fẹ́sì ara wa ákàn parawatan tí ó sì nítumọ̀ ẹ̀kan tàà bá ní alàmálẹ̀ gbogbo àwọn tí à ń wí pé wọ́n dìfẹ́ndì ìlú inú tí wọn ní ó dùn kó sì sí gbogbo wa náà lájọsẹ lọ́n papọ̀ lójú orí báyìí kèésẹ́sì àdásẹ́ bára mi se ń ni yẹ̀mí lọ́wọ́wò màá máa se tèmi mú wà dúó ní paríparí ó ń ṣe ọlọ́n ní gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá fi sí olórí láwọn èèyàn lórí bọ́lọ̀ sí wá fi sí olórí ọwá papòdà wàhúwà gọ́ọ̀ṣún lẹ́n tó jẹ́ wípé ó bu àwọn èèyàn rẹ̀ sí ń jíwo wọn ni o gbogbo tí ẹ́sà ń pè nínú àbòsí tó bá yẹ bá wọn lò ó ń ṣe ọlọ́n ni ìlà àfikọ́rọ̀ rí ọjá sí wípé lámì yẹ́dì kúlìlì jẹ́nà yẹ́ umar kò ní wálì jẹ́nà nínú ẹgbà wá mi wà láyẹ̀ jí rí hàlì jẹ́nà wà arùfù ha yẹ́ umar yújádù mímọ̀ sírọ̀tí sàbìrínà

ẹ̀dàkùpá à ah, ó sì pé kí n jọ sí wọn náà léṣe ni ẹbí wọn náà níbọ̀ àtàjọ kàwé lọ́ọ́bá à ah, bọ́dọ̀ àmì náà ìmọ̀ntó ah, àbọ́ àbọ́n ipò tó ẹ̀ká wà ní Abu Hanifata níparí kútúbà rahimahullah kọlọ̀n kọba khalifa ní kí wọ́n lọ Abu Hanifa wà pípé ó tó gẹ́ báyìí irú màtọ́lọ́ fún ẹ̀ ìwọ di adájọ́ gbogbo ìlú Abu Hanifa ní òun jẹ ìpé ọdọdọ kọlífà kọlífà sọ pé ń ta fẹ́ fi ọ́ sírì <laughs> Abu Hanifa ní ẹ̀dàkùn ẹ̀ẹ́dí lọ máa kún àmá ń kí kí n sì máa se máa sí ah, ọba ni a ní ọ̀rọ̀ ìsápọ̀ ọba gbámanà pẹ̀lú àwọn èèyàn rẹ̀ pẹ́ ah, ọba kò lè gbọ́bọ̀rọ̀ báhùn ẹbá ni pé jẹ

ní ọba ní nínú àwọn ọmọ na Abu Hanifa ẹn tí wáyàn kọyàn dọ́nà lọ́n o ni Abu Hubayra wọ́n náà ní ẹgbà mẹ́wàá tó ní agbára níjọ́ kìíní ìjọ́ kẹwàá lórí pé wá jẹ adájọ́ gbogbo olù wọ́n oríjọ́ kejì wọ́n tún nàlẹ́gbà mẹ́wàá títà ní ìsan ìjọ́ kẹta kẹrin karùn kẹfà keje kẹjọ kẹsàn Abu Hanifa ò jẹ́ o rahimahullah rahmatan wasi'a ó ń làwọn àfá àwọn lọ gbẹ́bẹ̀ lónìí torí wọ́n fẹ́ ṣe chairman aláàjí ẹ̀dàkùn kí làwọn wá kìí náà nǹkan ti dàrú o wàláhì ọlọ́nlókù ọlọ́nlókù ta ní nǹkan ti dàrú o sẹ́ẹ̀rò wípé kò sí gbónàntọ́ lọ sálìkì àmà lẹ́nu àwọn ni o ọlọ́pàá ni o so tẹ́ ìpàdé ọlọ́n tó sì jẹ́ wípé pípa tí a pa mazilúmù ni ẹn tí a bò sí ni tọ́lọ ń sì ní ohun ọgbọ́ in tó bá jáde látẹnu ẹn tí a bá bò sí ohun ọ̀sán rẹ̀ lójú ẹsẹ̀ sí ẹmẹ̀kù tó kú àwọn mẹ́rinsin àárín tí ó kú àmbẹ̀ àárín tí káwọn olóòkùn ma bí wẹ́rẹ́ ó kú àmbẹ̀ àárín kí a rí ọwọ́ kìbọ̀ ọwọ́ jẹmọ́ ìlú yìí ti lọ́lù kọjá àsìn o kò sí ojú àánú kankan tó jọmọ́tọ̀lọ́n lẹ́mẹ̀wà in tó sì fa wàláhì in tọ́lọ̀ fún Nigeria kó tó times 3 trillion rẹ̀ bí ó ṣe dàrú náà rẹ̀ bá àbá ti fítọ́ lọ́n sí solúsànà iyọ̀ tí ọbẹ̀ wò nínú tẹ́ bá wá gbé ẹ̀ta ní ìsìn èyàn wo ní ọgbà lọ́wọ́ yín sí Amẹ́ríkà oṣù kan lọ rí káwọn èèyàn mọ́kòkùn só ń bẹ̀ tí èrò ní jẹ́nìkà tí ó ní jẹ́yàn méjì tí ó ní jẹ́yàn mẹ́ta náà èèbò tẹ́ẹ̀sì wọ́n wọ́n tré ní èèbò kórìrì ó fi dọ́ta ni Amẹ́ríkà gangan ẹjẹ́ sọ fún yín pé ìlú lúkọ láyé Amẹ́ríkà lúlúkọ jù mo sọ fún pé 35% ọmọ Amẹ́ríkà wọn ò ní passport tí wọ́n fi travel out wọn ò ní lọ kátó wọ́n bá ń sẹ́dẹ̀ bí pé ẹmọ́ lọ́bì kankan o kò sáso ẹmọ́ gbogbo ògbèsẹ́ rẹ̀ sí ni kírẹ́dìtì kírẹ́dìtì náà ni bọ́ọ̀ bá ṣiṣẹ́ ìjọba ni tí wọ́n ma fún wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n pa dírìmù ọmọ ìlú káwọn ó fi lè ráyé sẹ̀tú pẹ̀lú ilé ayé mi tí lù àwọn ọba ti dà wọn láàmú àwọn ọ̀rọ̀ àwọn tí ó ń kó lọ́dọ̀ tí a ní ìsìn tí a ń lọ tí a ta family house ta ilẹ̀ ẹbí tí ń tún lọ rèé fọ́lẹ̀ ǹkan orísìírísìírísìírísìírísìírísìírísìírísìí tí wọ́n sí kí ni o tí wọ́n sẹ́ ti wà bẹ́ jẹma fafirru ilallah ẹjẹ́ a padà sọ́dọ̀ Ọlọ́run ibẹ̀ ni solúsàn wà jẹma ẹjẹ́ a sílẹ̀kùn taúbà fúnra wa nísàlẹ̀ ọkàn wa ká máa túbá pípọ̀ sọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run dákùnbá ni múlù ìdúó mọ́jẹ̀ kílú ẹ̀ ọ̀dáró gbogbo àwọn tó gọ sí kọ̀rọ̀ wípé ìbá àkú èèyàn mẹ́wàá àwọn ọ̀dàrí àwọn yòókù àwọn náà kan bẹ̀tẹ̀ rí báwọn ọlọ́mbà ni kó sí àlẹ́mì tó bá wà núùmà rẹ wípé wọn ò ní gbọ́ afàwọn sí kóòtù rẹ kóòtù táwà nínú àwọn òní kóòtù mi táàtí wípé ìdúó tí ọ ibẹ̀ lórí rẹ̀ wá wà ọlọ́ndakùn wọ́lájọ́ kan oṣù rẹ̀ mọ́jẹ̀ àṣófò láyé ń bí ayé náà ni tí ń rí bí ṣe ń rí lọ yìí bí Nàìjíríà dá lónìí gbogbo ìta àtijọ́ lò ní ìbànújẹ́ sí wọ́n dá padà yìí iná owó mọ́ná lọ́mọ́ omi ti wá wà sáàsó èyí tó kù tó kálukú náà ní èlò bèèlé pẹ́kọ̀ tó wá sí dọ̀mánù tí ọ̀yá abújútá ní la lò a ní ta ní ìdínà kí n ta fi sí lọ́n ta ikú mẹ́ ọlọ́ndakùn sànú wa o jí a tán rí o ọlọ́ndakùn jí a tán rí o àwa ń bí ọ nínú ìjọkàn oṣù rẹ gbogbo tàbà kó láyé mẹ́jì àjẹ́ràn bàn ní á bá fàṣẹ àtráìtò àti banwé pàákàí ọlọ́n sọ mẹ́ mẹ́jì àjẹ́ràn àké wọ́n kún àfáà kílọ̀ àṣìbá gbogbo ayé sí ilẹ̀ ló pẹ̀lẹ̀ kọ̀ wà gbàálẹ̀ ọlọ́n dákọ̀sánú wa mẹ́jì àjẹ́rùn omi gbóná dákọ̀sánú wa jẹ́ alátùbọ̀tán dáadáa gbà wà lẹ́rú wọ́lájẹ́ kan oṣù rẹ̀ bá ní bútútù sílù jẹ́ a lè padà síbi tí Ọlọ́run bá ń wa Ọlọ́run dákun wọ́lájẹ́ kan oṣù rẹ̀ má jẹ́ àánú pẹ̀lú àwọn tí ó nú o má jẹ́ kí a ṣègbè pẹ̀lú àwọn tí ó ṣègbè o àtàwà àtẹ́bí wa àtàrà wa má jẹ́ kí ìbínú rẹ̀ má jẹ́ òkú lè alórí o bí haqqi la hawla wala quwwata illa billahi al-azim alhamdulillah alhamdulillah alladhi infarada bi tadbiril umur la yushariku fiha malakun المرسل ولا أحد من خلقي أحمده وأجلله وأشكر لنعمه ظهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسلما كثيرا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية رب العالمين لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إن رسول الله صلى الله عليه وسلم لرؤوف بنا ولرحيم بعباد الله المؤمنين ومن ذلك أن رسول الله صلى الله عليه وسلم قد أدبنا فأحسن تأديبنا في امتثالنا لأوامر الأمراء ما داموا يأمرون بطاعة الله وبطاعة رسول الله صلى الله عليه وسلم لذلك صح عن رسول الله صلى الله عليه وسلم أنه قال من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاع الله ومن عصى أميري فقد عصى الله وهذا النبي قد كتب علينا وفرض علينا طاعة الأمراء والسمع لهم جاء هذا من الحديث الذي أخرج البخاري من حديث ابن عمر رضي الله تعالى عنه وارضاهما قال قال رسول الله صلى الله عليه وسلم السمع والتاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية فإذا أمر بمعصية فلا سمع ولا تاعة أمة الإسلام واعلموا أن الله سبحانه وتعالى قد أرى نبيه صلى الله عليه وسلم أمورا عظاما وفتنا جسيما جاء هذا من حديث أسامة بن زيد رضي الله تعالى نرضاه والحديث محرم الصلاة البخاري قال صلى الله عليه وسلم على أشرف رسول الله صلى الله عليه وسلم على أتم من آطام المدينة أي يوما فقال هل ترون ما أرى قالوا لا قال إني لأرى الفتن تقع خلال بيوتكم كوقع القطر ومن ذلكم أن رسول الله صلى الله عليه وسلم قد أثبت في حق من أطال الله سبحانه وتعالى عمره منا فقال فإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا ومن ذلك ما جاء من حديث عوف بن مالك رضي الله تعالى نرضاه الأشجعي والحديث مخرج في الصحيح عندما مسلم قال قال رسول الله صلى الله عليه وسلم خيار أئمتكم الذين تحبون ويحبونكم وتحبونهم وتصلون عليهم ويصلون عليكم وشرار أئمتكم الذين تبغضونهم ويبغضونكم وتلعنونهم ويلعنونكم بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسلما كثيرا أما بعد أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغده واتقوا الله إن الله يعملون أمة الإسلام إن رسول الله صلى الله عليه وسلم قد سن لنا سنة خير في اتباع الأمراء ما داموا مطيعين لأوامر الله سبحانه وتعالى فإذا أمر أحدنا بما كريه الله وبمعصية الله سبحانه وتعالى فلا يمتثل ويجتنب ارتكاب ما أمر به وقتئذ ومن ذلك أن رسول الله صلى الله عليه وسلم قد منع رجلا كان, كان يريد رسول الله صلى الله عليه وسلم أن يستعمله في شيء هلا وهو أبو ذر الغفاري قال يا رسول الله ألا تستعملني فقال رسول الله صلى الله عليه وسلم إنك ضعيف وإنها أمانة وإنها خز يوم القيامة إلا من أخذها بحقها وأدى الذي عليه في فيها وقد جاء من الحديث الذي من بخاري رحمه الله تعالى في الصحيح من حديث أبي هريرة رضي الله عنه أرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم ستحرصون على الإمارة وإنها ستكون ندامة يوم القيامة الحديث أمة الإسلام ففروا إلى الله ففروا إلى الله ارجعوا إلى كتاب الله وإلى سنة رسول الله صلى الله عليه وسلم ففيما فوزكم وفيما سعادتكم فكل من أراد وجه الله فليتبع هذا النبي ظاهرا وباطنا أسأل الله الذي لا إله إلا هو أن يرفع البلاء والوباء والمصيبة والفتن من هذه الدولة اللهم ربنا تب علينا اللهم ربنا تب علينا اللهم ربنا تب علينا اللهم ربنا تب على التائبين اللهم اغفر لنا ذنوبنا ربنا إنا ظلمنا أنفسنا اللهم ربنا ظلمنا أنفسنا اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لنكونن من الخاسرين اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم ربنا ربنا توفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم ربنا آمنا في أوطاننا واستر عوراتنا اللهم ربنا أصله أمور ولاة أمورنا اللهم لا تولي علينا شرارنا اللهم ربنا خذ زمام دولتنا هذه لعبادك المتقين يا أرحم الراحمين ويا أجود الأجودين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عاداك داء الدين اللهم ربنا من أراد بنا وبدينا بسنة النبي وبكتابك بسوء اللهم ربنا عرض الفتن واجعل كده في نحره واجعل يتمنى الموت ولا يستجاب له اللهم ربنا عصي أداءك وأدانا عددا واقتلوا منهم بردا ولا تبق منهم أحدا يا جبار السماوات والأرض اللهم ربنا عاملنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعاملنا بما نحن أهل فنال أهل الذنوب والمعاصي اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائم في مقلة علي صلاة صلى الله عليه بها عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا